هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أحمد الله على نعمه علينا ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام لقد دخلنا في شهر رمضان شهر مبارك شهر لله سبحانه وتعالى في جميع لياليه أتقى من النار نسأل الله تعالى أن يؤتق رقابنا ورقاب والدينا وأمهاتنا ونسائنا وعلمائنا وأصدقائنا من النار وهو على ذلك قدير وبالإجابة جدير أمة الإسلام الصوم في الأصل في اللغة العربية الإمساك عن شيء إذا كان الإنسان اعتاد فعل شيء ثم تركه فقد صام عنه قال الله تعالى حكاية عن والدة عيسى قال الله تعالى فإما ترين أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا أما في الاستلاء هو التعبد لله سبحانه وتعالى بالإمساك من طلوع الفجر إلى غروب الشمس عن الأكل والشرب وسائر المفطرات وقد قال بعض أهل العلم الصوم هو إمساك مخصوص عن شيء مخصوص في زمن مخصوص من شخص مخصوص ọ̀pọ̀ ni fọ́nà ọba tó síwá ní musulmi àtọ́rà lè fíì kíra dìgbà rẹ̀fà nàbí sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀ ọba láti bá mọ̀ jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀bá ní tàlìkún kí a ní nàbí wa bá ní tàlìkún ọlá rẹ̀ àti àwọn ilẹ̀ sọ̀hábà rẹ̀ kí a wà náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ní jọ́gbọ̀n alìkiyama ẹmà ní ẹ̀sìn ó tún fi àsìkò rán létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bùn sí rìn létí ìbẹ̀rù rẹ̀ ànítakùnlọ́ ẹjẹ́ àjọ kọ̀nà ọlọ́run ọba in tó ní a máa torí ẹgbà wẹ̀ o náà ní kálíbà àlékún ní ìpayà rẹ̀ a ń bẹ̀ ń jọkàn oṣù rẹ̀ kó se mi àtẹ̀yìnlẹ̀ tí ó lè máa páyà rẹ̀ nípayà àti tòótọ́ ẹ̀yọ́ mẹ́yà Allah subhanahu ìjọ kìnníàwẹ̀ àbí ahad tí ń pè ní sunday o ni yóò jẹ́ ọjọ́ kìíní ààwẹ̀ ní ìjẹjọ àsìnú ààwẹ̀ lẹ́ni àti wànú ààwẹ̀ báyìí inṣàlá rahman ní ààwẹ̀ wa táa fi tẹ̀lé sultan tó jẹ́ aláṣẹ àwa mùsùlùmí tí è sí ààwẹ̀ táa fi tẹ̀lé Saudiya Saudi pẹ̀lú Saudi pẹ̀lú ìkéde wọn tí a sì sínú ẹni tí lẹ́nu àwẹ̀ wa insha Allah tílẹ̀ bá súlé ní yóò di méje pẹ̀lú ògùn ọlọ́run títẹ̀lòmínà lè bọ́ sí o ṣùgbọ́n lọ wo bó ṣe bọ́ sí bọ́yá fẹ̀ẹ́nú lọ tẹ̀lé ní o bọ́lọ́ndọ̀ àndí ìbá ìlọ tẹ̀lé ní o àwọn kan pariwo kí páwọn rí oṣù mọ́tílọ́sù ní Saudi onírọ̀lẹ̀ àti sọ fún wa tí wọ́n bá kúnlẹ̀ nínà wórí sáájú wa torí pé wọ́n lídìí tí ó fi yí àwọn èèyàn wípé in tó bá lè ní bàbá ìmọ̀mù Ìbàdàn tí wọ́n jẹ́ bàbá wa ń bí tí wọ́n ò ti kí tí wọ́n ò kí jùmọ́à ní wákàtí méjì àtọgbọ̀n ṣẹ́jú sísìn kò mú wọn láti lọ máa bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú Saudi in tá ń pariwo nìyẹn yóò sáwọn nìkan agbáwọn ni wọ́n wà in tó bá sì lè mú wọn lónìí mẹ́sìnú láago mẹ́rin pẹ̀lú Saudi tí wọ́n bá fún gbogbo òlú o tẹ́ bá ti sọ pé sàòdínà ilẹ̀ ń tẹ́lé ń bí àwẹ̀ ẹjọ máa sínú ni ẹjọ máa jẹ sàárì ni kọ́dà ẹjọ lọ ìtúnú ẹjọ lọ ìdì ni jẹmá kò sí ìrìnkẹtẹ́nìkan dàrùmọ́ alójímọ́ wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn onítàní oní sultan sultanu nìkan sí kí ń dá ṣe ẹ gbogbo wà látàwọn ẹni tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n ń sọ tó tún sọ aláàní ìbáwúsá tí ń bẹ́ńlẹ̀ bẹ́ẹ̀ bá parí haúsá ìbá máa dàyìn ẹbá ń lọ wájú ọlọ́run kọ́rẹ̀kì mùsùlùmí oríra rẹ̀ ní mọ́dúnlùmù lẹ́n tí ń bò sí in lókùnlẹ̀ pẹ̀ mùsùlùmí mùsùlùmí ọ̀gọ̀rọ̀ jẹ́ kíní ọ̀gọ̀rọ̀ jẹ́ alábòsí jàmáà ẹ̀sìn ó ju anybody lọ èntọ́ lọ ń kàn rẹ̀ tó fẹ́ sọ ò ní kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀

ó sì àwọn ti mú ọwọ́ kó ń sáré láti bí aago méjì àbọ̀ lóru lẹ́wọ́n ti jẹ́ sáré inú náà díẹ̀ díẹ̀ o òtò clear ẹsámẹ́jì àdáalé kò sì gbọ́dọ̀ mú agidi lọ bàbá wa ni wọ́n bá kí ó sì bá gbàlagbà sọ̀rọ̀ ó yàtọ̀ sí bí ó sì wa ẹrù ti tó bí pọ̀ bẹnu ẹrù ti bí náà sí àmá mẹ́jì mẹ́jì àfihàn wà wọ́n rájọ kan sọ rẹ̀ jáwà náà wà alìjẹ̀nà tí a bá ní wọ́n fíyàn wà alìjẹ̀nà wọ́n gba gbogbo sí olóore tó kó wá nítorí àbòsí tó ṣe fáwọn èèyàn kọ̀ wá sí ẹ̀kan fún má ọlọ́run mọ́sí àbáwá mú fílísù àti gbogbo ya àwọn náà má fagagá wọn ya àtàyí àtàlìkíámà mọ́tọ̀kúnkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́ládà ní kàṣẹ rẹ̀ àwa padà àti kó ọ̀rọ̀ Ramadan ti wá máa tó sọ báyìí àkọ́kọ́ kí ní ń pè ní àsọ́ọ̀mù lédè Lárúbáwá tí wọ́n bá ní fulanun sọ́ọ̀mà an shay'in ẹnìkan sọ́ọ̀mà ń pa nǹkan kan in tí yàn bá máa ń ṣe tẹ́lẹ̀ tí ọba ṣe má wọ́n ní sọ́ọ̀mà fulanun Allah subhanahu wa ta'ala nínú èdè nú èdè Lárúbáwá nù àti ìsọ̀túnmẹ̀ nú ẹ̀sìn jàmáà èdè Lárúbáwá yìí náà nígbàtánà bí ìtúndé ẹ̀sìn tó wá ń kọ́ wọn ní nǹkan mi tí wọ́n bá sọ nǹkan bá inú èdè wọn in tọ́lọ ń bá gbà lérò fún ànàbí gbọ́ọ̀rá ànàbí ìṣẹ́ o ní ọmọ jẹ́ ń tàwà ní ìdì nínú èdè ohun tí a bá ní sọ́ọ́mà wọ́n sọ pé sọ́ọ́mà lè imam an sọ́ọ́dì lè mímbàrì imam ogun mímbàrì lónìí sọ́ọ́mà lè imam anil kalam imam wọ sọ̀rọ̀ in tí yẹn bá mọ́ sílẹ̀ tí ọba wá sí kọ́dà tí

àárí ìtẹ́ sọ nísìn àtà abúdùlélà ìlànìyàn pé mò ń sin ọlọ́run ọba in ti ń já wẹ̀nu bill imsad pẹ̀lú ìkó ẹnuró anilẹ̀ akili nípa kíyàn mẹ́jẹ wà ṣúrúbì kí ọmọ fẹnu mọ́ wà sẹ́nu fàtírọt àtàwọn nǹkan míì tó tún lè já in táa fẹ́ sọ̀rọ̀ ẹ̀tọ̀ já wẹ̀ láti gbàwo min tùlú ì àṣàmsì ìlà gùrùbì ṣàmsì min tulu ilfajir ilagru shams lábìgbà tí alfàjáde bá ti yọ ní ìdajì tí è di pé òòrùn ọwọ́ ní ìrọ̀lẹ̀ ṣùgbọ́n tá bá ní ni ní má jẹ ní má mú àti nǹkan mí ìtòtún lè já ní ní ìkúraró yìí látìgbà tí òòrùn bá ti yọ títí òòrùn ó fi ṣe kí ni o tí ó fi ewọ̀ táàfi àtàábùdù sí kò di ẹ̀sìn màbáhùn kò ní di ẹ̀sìn

Ah, ọmọ ìyà dáadáa ni àfáà náà ọlọ́mọdé rọrọ̀ dárò lẹ́lẹ́ ọlọ́mbà ń dùnnú kọjá tí ń rò a máa ń pè ní gíwá èèyàn dáadáa ni a ti jọpàdé náà mọ̀júmọ́ ní ìdajì àfáà òun ni wọ́n kọ́kọ́ wá pè wọ́n ń gbókù sí gbókù sọ́hùn wọ́n dé usage òbókù wọ́n dé adéọ̀yọ̀ òbókù wọ́n ẹ̀sẹ̀ wà á lọ sí adéọ̀yọ̀ tuntun nígbà tó rí ọ̀rẹ́ rẹ̀ nǹkan kò yé mọ́ ìtumọ̀ wá fẹ́ fàyọ̀ o àfáàgì wá sígbà àwẹ̀ǹjọ́ náà kọ̀ọ̀ràn tí sínú

ọ̀dá apẹ́kà àwọn àfá àti ẹni a lè pé àsọ́ọ̀mù ìmsákún maksusun ìkọnúrókà ní tó jọ yé wa wọ́n sàlẹ́sà fi zamani maksusin lásìkò kan náà tàbí sàlẹ́sà lọ́gbà tí ti yọ tí tó rú ewọ̀ min ṣáksí maksusin ọlẹ́ni tí ó se tọ́lọ́ wọ́n ti sọ́ntọ̀ náà lẹ́sà òní ọgbọ́rọ̀ jẹ́ mùsùlùmí oníládá ni nítorí pé àtàábùrù òbí kò sí ibi ìtẹ̀yìn tàà ń pariwo gan yahudi ló bá ní gbàwẹ́ kọ́dà former president wa Ọbásanjọ́ wọ́n sábà mọ́ ń gba Ramadan kọ́lọ̀ ó lò dáadáa kọba ní fọ́tún Islam lọ́nà sì fẹ́nu former kíni o former president wa kìí sáà nìkan bá wọn orí ọ̀pọ̀lọpọ̀ àyàn máa fa tí kébèrè fi máa bá ní gbà ní àwẹ̀jú wípé wọ́n ti mú èsù so ìkẹ́ yẹn kárí lọ́rọ̀ pẹ̀lú ah, kí ni yọmùyọmù tó wọ́n ti ẹ̀mọ́ ṣe káàkiri ọ̀nà àwọn gbàwẹ́ amúslìmù tí a mẹ́kọ́ sọ pé jẹ́ gbàwẹ́ fọ́lọ́n jẹ́ gbàwẹ́ amúslìmù yọ́ bà máa fi bí panú pẹ̀lú wa owó jèrè pé fi bí panú àwọ́ jèrè pàwọ́ gbàládá tí Islam ọba ti símbẹ̀ wọn nígbà a ń ṣe maksus níbi àwọn nǹkan kankan tá a ti dá nǹkan náà

oníkún lọ́wọ́ torí pé tọ́lọ ń fún nábì làkáyè tí yóò lè sọ wípé òun wọ́n máa sàlàyé rẹ̀ àfikọ́ jẹ́ pé ọlọ́n náà ni ó tún dáwọlé làkáyè ẹ máa wèmọ̀ wọ́n wá pín àwẹ̀ umumi wà sọ́ọ̀mùlì kùsúsì wà sọ́ọ̀mù kùsúsì lè kùsúsì sọ́ọ̀mùlì umum àwẹ̀ tó yẹ pé gbogbo èèyàn lẹ́ẹ̀bà tí wọ́n jọ máa gbà tí lé tó kó ní kí náà ní nǹkan náà o ní káfùlì bátúnì wàlìfárújì wàsá ilẹ̀ àdọ́ alìmùfàtírọt kí yóò kó afan káfù alìbátúnì wàlìfárújì kí yóò kó inú rẹ̀ níjànú kò jẹ́ kí nǹkan kọ́ wọnú kò fi abẹ́ rẹ̀ sùmẹ́nì kankan gbogbo wa lájọ́ ń ṣe lé àjẹun o àṣùgbóbi o àmúkankan o àwẹ́ gbogbo gbónú ṣùgbọ́n àti nínú sọ́mùlù kùsùs sọ́ọ̀mù tọ̀jẹ́ pé àwọn ẹ̀sà nínú ààyù ọlọ́run ohun tún ni a máa sí ohun òun ti ń sọ abẹ́ ìtí ń sọ inú rẹ̀ kí wá lè léyìí káfù kéèyàn máa lè kó wíwò sí ìwò ní ìtọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ wo bẹ ma kú lórí fóònù ni lórí láàrin lọ títì ni lórí ọ̀kadà ni nínú mọ́rúwá ni nínú ọkọ̀ ni àwọn ilé wọ́n lè kó ẹ̀mí wọ́n lè kó ojú wọn níjànú wàlìsáàni wọ́n ó tún jẹ́ kí ahán wọn kí bírèkì ọwà ń bẹ ìrìnṣẹ́ ọlọ́nìkan wọ́n ma fi ṣe waliyad ọwọ́ wọn wọ́n ma sọ lásìkò warrijil ẹsẹ̀ wọn wọ́n ma lọ bí tafsir àwọn tàkọ̀kọ́ o lè máa lọ yọ́lọ̀ ma gbábọ́lù yọ́lọ̀ ma wo géèmù gbé nǹkan kagbà sásùn bákan náà wàsàmù wàlbásọ̀r àtẹ́tí wọn àtójú wọn wọ́n tún sọ sọ sọ sọ wàsáìrì jàwárí àtàwọn ẹran wọn yòókù anílẹ̀ àtàm kó gbogbo tọ́rọ ọba ọ̀fẹ́ àwọn àyùn tó ní kàtìgórí ẹlẹ́ẹ̀kejì àwọn ní kàtìgórí ẹlẹ́ẹ̀kẹta o ní sọ́mù kò sósìrì kò sósì àwẹ́ àwọn ẹ̀sà nínú ẹ̀sà gbogbo ń tààkà lẹ́yà àwọn èèyàn ọmọ asẹ́ntiyan wọ́n tó wá fìkà kan o náà ni káfùl amman siwa'u ay e, amman siwa Allah subhanahu wa ta'ala bil kulliyya ilé ìlọ́wà lè tí mo wò pé ta ló ti ìdèrú martaba yẹn martaba wo kafu ilqalb àwọn ilé òtún lè kó ọkàn wọn jànú a ní ní himami arọ̀díyà èròkèrò kó wọ́n tún ti jẹ gàba lórí ẹ̀mí wọn débi pé èròkèrò ọlọ́run kí ọmọ ẹgbẹ̀mí wọn wọ́n mọ́ wal afkaru almubu'ida àtàwọn ìròrí alúmúrẹ̀ ànìlá tí máa gbẹ̀yàn jìnà sọ́lọ́ èmi ni kí n sá sọ́rọ̀ àmì fún yín ìsájẹ́ mi náà rẹ̀ mi òsù ọ̀nà mẹ́jà yóò tó pè mi náà wọ́n mẹ́mí ti lọ ní ìsìn ayé ló sì pa wọ́n àwọn ilé yóò rò kúrò báwọn Ah! lábúlẹ̀ <laughs> sàárì <laughs> wẹ́ bàbá ṣe gbà àgbà orí bígbọ́ ọlọ́run fẹ́ sẹ́ẹ̀tì láti tánwà lélé ilé ọlọ́wọ́ kàkánú bọ̀tẹ̀ àmọ́ bá ṣe gbé kalẹ̀ tó gbé ìwọlọ́jẹ́ dáadáadábáhùn wọ́n ìbá wọn rò bí ń bá ń pọ̀ kan wọ́n gbẹ̀ kẹ́mi wọn kó báwọn èèyàn dádúrú wọn ni bá dá sí wọ́n èé ìrokúrò bú èrò tí ọ̀dá ọlọ́run ti mọ ọkàn wọn kódà wàlìkáfù àmà sí wà lọ́ì tààlá gbogbo tí ọba díjọ tọ́lọ́run ọba ẹni bá wọn bẹ̀ láàrin ìṣẹ́jú kan báyìí bílkù níyà ẹni bá wọn bẹ̀ wọ́n bá rẹ̀ fọ́lọ́ wọ́n sọ́jú wọ́n sọ nǹkan bí wọ́n bá ti táwọn èèyàn sọ̀rọ̀ burúkú báyìí wọ́n dà wọn lákẹ́ tí wọ́n bá àwẹ̀tẹ́ pé ọlọ́lẹ̀ mọ́gbà lọ́wọ́ rẹ̀ gan àwọn gan láwẹ́ wọn lọ́wọ́ lórí dẹ́njà o ò ní wọ́n ma bú kò tí ẹ̀ ní bínú tí ẹ̀ wọ́n lè jọ àṣìfẹ̀sáre sílù ẹjọ́ yìí Maghrib wọ́n fi tábùrù ẹnu wọ́n jọ Maghrib ìmọ̀ bá nanu mọ́ bá kọ́rọ̀ kò ní rò kúrò sí mọ́

ẹlẹ́ẹ̀kejì náà sẹ àjọ ń pò ní tí ó gbáwẹ̀ tí ó lè sọ ojú rẹ̀ yóò gbáwẹ̀ yóò sọ etí ẹ̀ yóò gbáwẹ̀ yóò sọ ẹnu ẹ̀ yóò sọ ẹsẹ̀ rẹ̀ yóò sọ ọwọ́ rẹ̀ kọ́dà yóò sọ gbogbo ara rẹ̀ níbi tọ́lọ̀mọ́sẹ́kẹ́ látàbẹ̀ bíríjì gbogbo ti

ẹ̀sìn àlàáfíà ni jẹ́ amin hadithi anas bin malik radiyallahu tanardo wal hadith muhammadun fi sahih o n sọ́lọ́ ni tasaharu fa inna fi suhuri barakatan tasaharu fa inna fi sahuri baraka anábi sallallahu alaihi wasallam ẹ̀yin mùsùlùmí tẹbá fẹ́ gbàrẹ̀ fọ́lọ́n ẹ máa jẹ sàárì fa inna fi sùhúrì táa bá ti gbèrò ládá táa bá jẹ́ pé ládá làbá gbèrò dómà láàkùn sí a ní fa inna fi sùhúrì torí ń bí sàárì jíjẹ barokatan alùbáríkà mbẹ̀mbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé oúnjẹ sàárì tán jẹun in tá àgbàlérò pẹ̀lú bárọ́kà o ni àtàkọ́wí wannasha àjẹ́ wípé fátí àlàáfùsìn a ní tàṣà àrù ẹ máa jẹ sàárì o fa inna fi sàárì bárọ́kàtán nítorí pé ọlọ́run ti fàbọ̀ríkà sí torí àwì ò ní gbóyìn ìwìkúrò rí máa tẹnu jáde egun sàárì asàhúrì in fi jẹ sàárì sábàtí ní sàárì ládá bẹ̀m̀bẹ̀ sábàtí ta fi jẹ in ti bẹ̀m̀bẹ̀ tí ó jẹ bárọ́kà o náà ni pé egun wọ́n ma lè kò ní jẹ́ kí ẹ̀rì e wípé báwí ọba gbóòyàn náà tí è e bá se fíhàn bá

Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ máa jẹ sààrì fa inna fi suhuri sààrì jíjẹ ládá mẹ́mbẹ̀ barakatan albarka mẹ́mbẹ̀ fa inna fi sahuri in tẹ́ fi ń jẹ sààrì barakatan albarka ti wọ́ nípa pé ara yí okun ó dé lára yí

àwọn ìjẹsàárì apákan àfáà ní oore títí ẹmbẹ́mbi bárọkàtànà bí wíwú ó kó oore ayé inú ó tún kó ti gbangba àlìkì àmà náà sí kí ni ó kó ónú béèyàn bá dẹni tí orí àlàáfíà ṣe ìbádà wọ́n tó kọ ládá fún tó bá di gbangba àlìkì àmà tí ó bá gba èrè ládá yóò dèrò àlìjẹ́nà nítorí pé ó وقد جاء من حديث ابي سعيد الخدري والحديث محرر في المسند عن احمد بن صحيح anábi sallallahu alaihi wasallama nínú àdíta bí sàrí al-khudri ó ní tasaharu ẹ máa jẹ sàárì fàfi sùhúrì akìlàtùn baraka ibi kéyàn máa jẹ sàárì in tẹ́ ìjẹ́ albarika ọmọ wọ̀ wàláwò àyẹ́ jírọ́ àhádùkún járọ́ àtàmì máa in kọ́dà kọ́ jẹ́ pé turkey orísìsẹ̀ lọ́wọ́ bá dáwà ànábì dá sallallahu alaihi wasallam ẹlòmí ò lè kò lè kì sí bíbẹ̀ kọ báyìí kọ́ a fi ẹnu lóru kò lè jẹun nítorí oore kan ni tọ́bẹ̀ bọ́máyàn lọ àkọ̀dá kọ́ bọ́máyàn lọ ànàbí ni fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin torí ọlọ́run bá àti ànàbí rẹ̀ wọ́n máa sàdúà ọlọ́run yóò máa forí jẹ tí ń ṣe tí ń jẹ sàárì àwọn màláíkà ọmọ tọrọ àforíjì fún lọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run orí tọ́pọ̀ fún torí pé ọlọ́run fúnra rẹ̀ yóò máa lékún orí fẹ́ tí ń jẹ sàárì ẹwù nǹkan bẹ̀rún ìsìláàmù lẹ̀sí má parẹ́ ẹ̀sọ́lọ̀ lọ́rùn ṣe bá ẹ̀ tí ọ̀bẹ́jẹ sàárì ó làwí ó gbogbogbò ọlọ́run tó wá ní wá máa fi ìkẹbálò ìntù yóò dáfà màlàíkà wọ́n máa bá ń tọrọ àforíjì fún ìsì foríjì jẹ̀má bẹ́yìn ọ̀bá ti ẹ̀wà fẹ́ jẹ sàárì tẹ́lẹ̀ sílẹ̀ inú òtò bọ́ bá ti ah ìyàn ọ̀dá o kéèyàn wá bí tọ́mtọ́m náà tó burú o náà máa láyà

láwọn àdúgbò mi 524 526 láwọn àdúgbò mi nígbàtà bẹ̀rẹ̀ àwẹ̀ gan 530 lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí a <coughs> afwan káwà gbé sí 525 lápẹẹrẹ in tó dáájù oníkéyìn ó sin wọ́n ní 524 kó sì múmi ní 525 kó múmi tán ó dáápọ̀ àmọ́ ó dáápọ̀ sàárì wá ó jẹ́ àlùbáríkà ni kéwọ́ sí lọ ní kéèyàn jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ kọ́ fẹ́ kọ́kọ́ mẹ́lẹ̀ dìde mẹ́mà ń kọ́ kí wọ́n sáré pé òun jẹ nǹkan tí ó mú inú òun in tí wọ́n bẹ lórí man akala wa shariba wàhúwà mutayakinun annal fajiro lamiyaflu ba'd gbogbo ẹn tí bá ń jẹ sàárì ẹ̀ lọ tó dá lójú pin pálífàjárí ètí yọ fasọ́mù sọ̀hí àwẹ̀rẹ̀ lálàáfíà ò bí ìta ni ilé ìpẹ̀ tí ẹgbẹ̀ wà sí kankan ó ti parí ìsàgbìlátàgbò márùn-ún àfàjárí tí àwọn táìmù tí ó fi kún fúnra rẹ̀ olọmọ̀ntorí ṣe ìpọ̀lọ́wọ̀ ètí kèbẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n ti sí wọ́n ti ẹ̀kọ̀ sí wà láà ẹni kejì man àkálà wá ṣẹ̀ríbà ẹni tí bá tún jẹ sàárì lọ títún mọ́mí wà húwà mùtàyà kìnnún annal fajiro kọ́dítọ̀ láà o ń gan tí ó bá sì di gbogbo táwọn ní jẹun ìwà ń jẹ mú ní 535 àni ń sọ oún gẹ́gẹ́ mọ̀ mọ̀tàyàkínú ẹni tí bá ah pure water ọ̀rọ̀ pure water lọ́wọ́ yìí eh, ọ̀rọ̀ pure water ó mi ọ̀bọ̀ ọba oún kankan lo ọbọ̀ oún kẹgbọ̀n bá lò mo sì gbà wẹ̀fẹ́ dà ta ń ló ti ẹ̀gbìn ní ọmọ wá sọ́dọ̀ mi rú tá Ah, pàápín rẹ̀ ebi 5,000 lóru òní ẹ̀hẹ́ tẹ́bìnì ní ọ̀yà gbé wọn náà ọlọ́wọ́ bá wá sí olè mọ́gbírọ̀ eléyìn kò ní àwẹ̀ ẹwò kí ọlọ́run kò ní àwẹ̀ ẹni kejì sorry ẹni kẹta mọ́nà àkálà wà ṣẹ́ríbà wà wúwà ṣákún fíìtò lórí ìfàjẹ̀ bí se ń jẹ tí mú ì ń se yẹ wà gọ́làbà àlàbọ́n nìyí annahu lam yatlu ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ jùlú pé kèyọ fasọ́mù sahih àwọ́ rẹ̀ síkí ni ó ọlọ́láàfíà ẹni kẹrin man akala wa shariba in jẹ́ ń lọ in mú lọ wa huwa mutayaqinun anna alfajr tali'un ó sì mọ̀ wípé alfajari ń yọ lọ́ yíyọ lọ wọ́n sọ wípé 524 525 òní lọ ìwà mú mi ní 525 ó sì mọ̀ tálùbàdà rí yíyọ lọ yóò sọ ọlẹ̀ báyìí ọkàmù 520 gẹ̀ tí ó gbèmí kẹ́yìn 526 ni àwẹ̀ rẹ̀ dáa awon ṣe gini o awon ìrìdá lima jẹ́ àfi hadith àbí rọ́tàrọ́tàrọ́tà àbúrò ọ̀nà sọ̀sán sọ wípé bá lọ tí a bọ́ ti fi ń jẹ lọ́nsì ń bẹ lọ́wọ́ rẹ̀ tálfàjárí ń yọlọ́ kọ́ mọ́ gbé abọ́ ń jùlẹ̀ tí è lá ti bẹ̀nú ẹ̀ ah, ànábì dáa torí pé ànábì kọ̀bá wa fáágó sọ̀rọ̀ fájírù ti sí ìyọ iná ìṣẹ́jú kọ̀kọ́ ní máa fi man akela wa ṣẹ́ríbà وهو متردد في طلوع الفجر تردد لا رجحان فيه ìwọ̀n ṣe fẹ́jẹ́ alfajá ti yọ kè yọ ṣùgbọ́n sáàlì ọkàn rẹ̀ kò lè kó ti yọ nísàlì ọkàn rẹ̀ kò lè kí o ti yọ kò mẹ́ntí méjèèjì fàṣọ́mù ọmọ ìyọ́n kálukú wo ní ẹ̀rí kẹ̀kẹ́ lórí rẹ̀ ṣe wá mọ̀ pé tó jẹ́ kí mẹ́sẹ́lá yìí kó pẹ̀ka kó jẹ́ bí márùn-ún ní jọun o ní pé gbogbo tàdìdá ti táwà ní ìntà fi ń gẹ́ẹ̀tì àsìkò kò sí lásìkò wọn òkùn gbogbo kọ̀sáàgó kọ̀sáàlámù kò sí fóònù kò sí 12:30 oríkìní ìlọ tí èyàn bá wá lè wọ́n fàjáde fúnra rẹ̀ náà tó fẹ́ lo nǹkan mara àrùn ìpé àwọn ah, òsáṣẹ́ ah, mẹ́sọ̀rọ̀ agó ah, sọ́gbọ́nsọ́ kó gbé sáàrí ẹ̀ náà polybag kó mú pure water kó mú lọ kó mú tọ́sílẹ̀ kó wá fò nílù tó wá fẹ́ gẹ́ẹ̀tì rú báyìí yóò wò nílù pátápátá yà lọ ní ogbó kò sí iná kò sí nǹkan yóò máa sọ fájírù yóò sì máa jẹun kèèyọ kí yọ ẹn tó bá lóun fẹ́ wò tí ò lú aago tààjọ wà núùlù ó súnmọ́kọ́ di ọ̀sán o nítorí pé ìrọ́lọ́ ma rí bí ó sí náà kọwọ́ta jẹnẹrétọ̀ bí náà mí bá sì ti pàdé òkùn tí ń bẹ ládùgbò tí kó tó wò so alákúlé ìyẹn bẹ́ àwambọ̀ sísínú wa ń أها فسنة نبينا في الفطر التعجيل سنة النبي ونبي سيسين إما تتسينني kílẹ̀ ríwá ó sẹ́rọ̀ sọ̀rọ̀sọ́rọ̀ ní wípé ìdá akọ́bàlá lẹ́lùmínà àhúnà bóòrù tó bá ti rú ní ààrin wà ádùbọ̀rọ̀ nàárùnà àhúnà tí ọ̀sán sì ti pẹ̀yẹ̀dà ní ààrin níbo ni ààrin yẹn annabi náwọ́ sí bí òòrùn ti ń nígbà fẹ́ sọ tí òru ìdá apọ́lọ́lùmìnà àrúnà tẹ́ bá ti rí oru tí ti ń rúbọ̀ níbi ti ń yọ tẹ́ wá rí ti tí ń pẹ̀yìn si síbi òrùn ti wọ̀ wà gọ́nàbà ti shams tí òrùn sí wọ̀ fàkọ̀dẹ̀ aftọ́rọ̀ sọ pe ti wọ́n ní ẹ̀tù pé fàkọ́dí aftọ́rọ̀ sọ imú ìwé tọ́lọ ń gbé láwọn màlẹ̀kálọ̀ tí wọ́n fi ń kọ aláwẹ̀lẹ̀ ní sẹ́mà tí nǹkan má ti tẹ́lẹ̀ òru ọyọ̀ níbi tọ́rùn ti wọ̀ ọ̀sán ọpẹ́ ìdà síbi ti ń ṣe kíní o òru ọyọ̀ níbi tọ́rùn ti ń yọ ọ̀sán pẹ́ ìdà síbi tọ́rùn ti ń wọ̀ àwọn màlẹ̀ká ti ń kọ aláwẹ̀lẹ̀ ẹn wá kọ̀ tí ò sínú lórílẹ̀ ọlọ́run wọn ọ̀kọ́ ẹnì kankan mẹ́ pé ń kírun tàpé ń gbáwẹ̀ ó sínú ó sínú lọ́dọ̀ ọlọ́run wọn ọ̀mà ma. lọ kò ọ̀rọ̀ yóò clear after so him ó ti sínú sínú ìwọ̀lọ́wà mọ́ torí òsínú òsínú ọlọ́n ti pa ìwé gbàwẹ̀gbàwẹ̀dẹ̀ fi àjẹrẹ ní lókù mọ́sẹ́làwádé ṣe gbogbo ìgbà tí èèyàn bá ti wá lọ sísínú lára òní ọmọ àjìyà tàá sọ wípé 552 sorry 652 654 655 níbòmí ẹni òrùwọ́ ní ìsìn èèyàn wá ń sínú ní 7 ṣe o ń tàn ẹlẹ́sẹ̀ ni imamu shafi rahimallahu ta'ala wọ́n ni ta'adilul fitr mustahabbun kátẹ̀tẹ̀ sínú ìntàfẹ́ nú ẹ̀sìn ni ìntàfẹ́ tó sì lè kó ire tọ́pọ̀ bá wa ò ní wà láyú kúrọ́hù àwà lè kọ̀fẹ́ tí ọ bà sínú ìlàlí ma wà yàrọ̀ anna lè fàdílà fi àfẹ́ntí bá máa máa máa má tètè sínú wọ́n wá ń bí lẹ́rẹ̀ pé kí ló tẹ́ yẹ̀ sínú ń gbàtí àwọn ìyàbá sínú ó níṣẹ́ wá rò wípé bí ìṣẹ̀gbọ́n àti mò ń fi kún ìní ní ẹ́sà nǹkan tí wọ́n gbà lọ́dọ̀ ọba dẹ́dà lẹ́yìn tí pẹ́ ìfìnlẹ̀fẹ̀ ìgbàwẹ̀ fún tẹ́lẹ̀ wọ́n ni irú ẹni báhùn ẹn tí máa máa ṣùgbọ́n kọndíṣẹ́ lè wọ̀rántí ìjọ mi agbàwẹ̀ ní ọ̀kadà méjì bá gbára wọn láwọn yẹn lẹ́m̀bẹ̀ lẹ́bánsáré gbíyànjú pàpàpàpàpà nígbàtí wọ́n nẹ̀lẹ̀ sí ọjẹ́ 650 nígbàtá ipa ìgbìn ti ah, ta <laughs> ó sì lè ṣe ìgbàmì èyàn gẹ́lẹ̀ gbàgbé ìgbàmì kọ̀rọ̀tí lè wọ̀rántì ọjà èyàn lè máa yá kéèyàn máa rọ́jà tàǹgbàun ẹ̀kọ́lọpàá ìdí mo fi mọ́ pé ká tílẹ̀kùn sí sáà tìrẹ ọlọ́run náà ló sì tí ibẹ̀ dápò tí ló lè bá jẹ ẹjọ́ ẹ̀ṣẹ́ ìdáwà náà ló pọ̀ sásùgbàwò bẹ̀rẹ̀tíyàntà ọjẹ̀mọ́ ààwẹ̀ bẹ̀rẹ̀tíyàntà ọjẹ̀mọ́ dáná bẹ̀rẹ̀tíyàntà gbogbo orú àwọn nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ síyàn èèyàn lẹ́sẹ̀ o àwàmọ̀ irú àwọn wẹ́dà tán ló lọ yìí irú wẹ́dà tán ló lọ yìí ọgbà ẹlẹgẹ́ ìdá after nas táwọn èèyàn bá sínú ìlú wọn zọ́nà mínú ma ànà ṣamsa kà gọ́rọ̀bá pé òòrùn ah, kú ti wọ̀ fún matọ́lá àti shams Asma bint Abi Bakir. Ishamu ọgbà àdífì látọ̀dọ̀ Fatima Fátímà gbà látọ̀dọ̀ Asma. Ṣé rí Asma wà Bakir ló bí o? Asma wì olóbí bàbá tó bí Ìṣàmù. Olótúnbí bàbá tó bí Fátímà. Fátímà àti Ìṣàmù wọ́n wá fẹ́ra. Rìwáyà ìyàwó ọkọ gbà látọ̀dọ̀ ta ni o? Ìyàwó, ìyàwó gbà látọ̀dọ̀ ìyá bàbá rẹ̀. ó ní àftọ́rnà aláàdùsọ̀rọ̀sọ̀lám yawma ghaymin nínú ìrùwáyà mi lọ́dọ̀ Imam Muslim fi yawmi ghaymin a sínú lásìkò annabi ní àwọn ọjọ́ tí kùrùkùrù ma ń bojú ọjọ́ báyá bí àsìkò ọyẹ́ bí àsìkò òjò báyìí summa tọ́lábi shams lóòrùn bá tó yọ padà in láwọn kan bá ń sọ fún ìṣàmù wípé fa umru bil qada ṣe bí wọ́n padà gbàwẹ̀ padà ah ìṣàmù ní buddun min qada àkí ah, wọ́n wà fi kún tí wò fi ní ìgbà padà ṣe é mọ̀ pé kò sójú rẹ̀ kìí ṣe sàábé ni ìṣàmù ṣùgbọ́n àwọn èèyàn bí lẹ́rẹ̀ pé sáà lára wọn tí wọ́n ń kéwú lọ́dọ̀ ìṣàm ọwá ní lẹ́yìn tí àwọn gbọ́ gangan sẹ̀mínà ìṣàmì ìṣàmù nígbàtí wọ́n bí lérè in tó sọ ní pé là ádìrí àkọ́dọ̀ àmìlà ń tẹ́mì gbọ́lẹ̀nu ìṣàmù wípé ṣé wọ́n gbà á padà àbí ìṣàmù ló náà mà lórí eléyàn eléyìn lọ́wọ́ adámọ́sí ara rẹ̀ lọ́dọ̀ àwọn mímọ̀ wípé tíwẹ̀ ẹ̀bá ṣẹlẹ̀ sáwọn èèyàn gbàwẹ̀ kan padà agbóhùn gbàwẹ̀ kan padà jùmúúrù alìlẹ̀ ilmi dáàbò ìlà ìlìzàmì sọ bí i 95 àwọn mímà wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ kan padà wọ́n gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ kan yẹn padà ṣùgbọ́n riwaya lọ́dọ̀ Umar ó pín méjì Umar sọ pé kí wọ́n má gbà padà níbìkan wọ́n tún gbẹ̀gbà ọ̀rọ̀ yìí lọ́báyìí lọ́báyìí lọ́báyìí ṣùgbẹ́ ìtọ́pọ̀lọpọ̀ àfáà wí ni wípé gbogbo ẹni tí a bá sínú tó sínú tí wá rò pọ́ọ̀rùn ti wọ̀ ni tí wọ́n pàtàkì oru ẹmẹ ìwọ́ wọ́n ti prúfù ẹ̀fún abónà ló tún padà rí padà abónà lọ́yọ́ padà fún rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ́ padà wa Ibn Munir rahimahullahu ta'ala wọ́n wá sọ̀rọ̀ kan ti wọn wípé nínú àwọn tó ní kéèyàn mẹ́gbà wọ́n ní kílọ́pà wọ́n ní innal mukallafina khutibu bidh-dhawahiri fa idha ijtahadu fa aftaru fala shay'a alayhim àwọn tọ́lọ ń ní ká sí òun kò sí tọ́lọ ń fi bá wa sọ̀rọ̀ ju ń taari ta ti gbìyànjú lórí tí ẹrí tí a máa ọlọ́wọ̀ lè fi gbogbo eléyìí náà ayé ìgbà ọgbà nǹkan ìláyè ju ayé ìsìn lọ jẹmọ́ra àwambọ̀ ayé tí wọ́n tó jọ bá súnrú ìsìn ó lè dàrú mọ́ wọn lójú tó bá ń sún bí 60 wọ́n sí 30 torí pé wọn ò ní tí wọ́n fi ń ka àsìkò bí oòrùn ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú òjò kìrì sí rọ̀lẹ̀ 530 nísìn ọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ òdì ọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ 630 ọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ 640 ọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ 650 jẹ̀mọ́ àṣàlẹ̀ sínú sẹ́mọ̀ pé tó ń tó bẹ̀rẹ̀ rọ̀rọ̀ ní sí 3650 yóò dàbẹ̀ pẹ́lẹ̀ ti fẹ́ṣú nítorí wípé ayé ti rìn jìnnà wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ò rí tí ma wọ́n rí ò sí tẹ́lẹ̀ tó lè sún àmá nǹkan yẹn èyàn olè torí pójú rọ́ ní sí kọ́mọ sínú 530 ìsáàzù ẹmọ́ jàdá aláàmù ó ń dẹ́rẹ̀ ọlọ́rọ̀ ṣùgbọ́n orú <laughs> olóṣọ́mọ́ lónìí o sí sí ti mọ́ àwọn kẹsì máa ṣe rẹ̀ àwọn kẹsì bẹ́ẹ̀ lè sì inú àwẹ̀ta tó wà iná àwẹ̀ ẹgbà òjò rẹ̀ a ti mọ̀ wípé òjò ìbá oòrùn oléwọ̀ before ayé ìyàtọ̀ sàyé ìgbà táwọn jẹ pé ah, ah, ẹ̀dàkùn bó wà láti fẹ́sẹ̀ pẹ̀lú ojú ìná ọ̀rọ̀ náà ní ìsìn ó ti ń rọ̀ ti pẹ́ náà akẹ́là sáyì ìtàn náà ní ìsìn ó ti pẹ́ àwọn òní sọ pé wákàtí kan òní tí ó fi sọ bẹ́ ìdán ẹ ma nígbà tó ṣe kí ni o nígbà tí ó wù ó tàbí pé wẹ́dà sábà pẹ̀lú òjò àwambọ̀ ó ń sọ́lọ́n sọ́lọ́ lásán sọ wípé la tazalu ummati ala sunnati àwọn umma mi hadha min hadithi salibu sada sa'idi ó ń sọ́lọ́ ni umma mi wọn ò ní yà wọn ò ní gbò lórí pé tí ń tẹ́ ni ànẹ́bì mú wá o wọ́n ń orí rẹ̀ ni wọ́n wà wọ́n sì máa rí bùkún ọlọ́run ọba ma lam tantazir bi fitriha an-nujum lókùrú gbà tí wọ́n bá máa retí kíràwọ̀ ọyọ kí wọ́n tó máa sínú kí sì ni tí ó fà orí ọ máa ṣẹlẹ̀ sí wa a máa ráànú ọlọ́run òfò ní ṣe wá gbogbo pàtàbá ti gbàwẹ̀ fọ́lọ́run ta wá ń tètè sínú gbogbo pàtàbá ti gbàwẹ̀ fọ́lọ́run ta wá ń lọ́ra níbi sàárì tí è ṣe pé a ti parí sàárì a tún láǹfààní pé àwẹ̀ tí bẹ̀rẹ̀ bí wákàtí kan ọgbọ̀n ìṣẹ́jú 20 minutes ọlọ́n tún so orí mọ́ sí bí àwọn àlàmárì fún wa àwambọ̀ masalaye ọ pàtàkì mẹ́ta nùsọ́wé mùsìlìyànana nígbò látò jẹ́ kàmà wẹ̀rí ọmọ bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà ọ̀rọ̀ yìí ìkhtìláàfù bẹ̀m̀bẹ̀ lọ́dọ̀ àwọn onímímà o ní pé tọ́mọ bá ti pé ọmọ ọdún àwọn kan nínú tọ́mọ bá pọmọ ọdún mẹ́wàá ní ẹjí ó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kan nílò tọ́mọ bá pọmọ ọdún méjìlá ní ẹjí ó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kan nílò kọ́sàtò bálàgà ẹkàlẹ́ máa fi kọ́ díẹ̀díẹ̀ ìfìlàtù bẹ̀rọ àwọn mímọ̀ ṣùgbọ́n àwọn apákan àfá sọ pé dẹ̀dẹ̀ ní kọ́ mẹ́kẹ́ ọgbáwẹ̀ hàn dẹ̀dẹ̀ tó súnwa mọ́ pé ọmọ ó tètè bẹ̀rẹ̀ ni ó náà ni àdífì Ubayy bíntu Mu'awwid radiyallahu ta'ala anha ardaha wal hadithu mukharrajun fi sahihayn ó ní fakunna nasumu ó ti wa náà kéèkéèké àwọn a wá máa fi tọ́ì nǹkan sí a máa kó wájú wọn a kó lẹ̀ báyìí fáìdà bàká àhàdú malatọ́am tí kan bá ti wá ń kígbe ebi tó fẹ́ jọnù wọn a àtọ̀ iná olóòrùbà a bà fún ní nǹkan síré fáìdà bàká àdún àtọ̀ iná olóòrùbà hátà yẹkúnà ìndàlẹ̀ ìfọ́ kí ní ni ọ wà wá yóò ti gbàgbéra lọ jẹmọ́ sọmọ ọdún méje ó ṣe é fún ní tọ́yì pẹ́pẹ́yẹ tí àdá akẹ́ tí ò ní jẹ bisikíti ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún márùn ó mọ̀ pé ó mì kẹ́rọ̀ tí ń sọ yìí láti bí ọmọ ọdún méjì ọ̀rà lé díẹ̀ òun ni ọ̀rọ̀ yóò clear bó ti sọ ìfẹ́ẹ̀sì mẹ́rọ̀rọ̀ àwọn àfáà mú fẹ́ kí mẹ́sẹ́lá ìkó kí àdádá tó róní àwọn òní kẹ̀kẹ́ nú kí ni nǹkan tó nínú ríwáyà kẹ́mbẹ̀ tó wá mi ríwáyà ti Rozina radiyallahu anha ọ̀rọ̀dọ́wà hadithi ìfẹsẹ̀ múlẹ̀ ọmọbẹ̀nù rẹ̀ ó ní sàásálám ní ìgbà táwọn gbà àwẹ̀ Àṣúrà tipẹ́tipẹ́ Ànábì sallallahu alaihi wasallama ya'muru murdi'ati àwọn murdi'ati Ànábì sallam àwọn tí a máa bá fún àwọn ọmọlọ́yàn àmà Ànábì Ànábì máa ń pa wọ́n láṣẹ wà rúndò á Fátímà àti àwọn ọmọ Fátímà tó bájọ ọmọ wẹ́rẹ́ tí mú ọyàn lọ́wọ́ fàyẹ́kfúlù fi àfáyìn Ànábì ọwà àtútọ́ sí ẹnu àwọn ọmọ yóò wà ní kàn màmá wọn fún wọn lọ́yàn ó fún wọn fún wọn fún wọn fún wọn fún wọn thumma ya'muruhunna alla yurdi'na hatta al-layl àbí ó wá sọ fún àwọn obìnrin padà pé ẹ mọ́ fọmọ ìlọ́yọ̀mà títí tí èlú títí tí òrùn èwọ̀ tásìkò ìsinu tí ó fi tó àwambọ̀ ọlọ́run sọ náà alkwọ́nà wípé wàlíwàlì dátìlò dínà òládà obìnrin tó bá fẹ́ pé ìfọmọlọ́yàn ọdún méjì èmi ọlọ́run ò pé ń dandan o ọdún mélòó ọdún méjì kìí ṣe táwọn obìnrin ò lè ṣe wà láìkì sí pé wọ́n lè ṣe ṣùgbọ́n fìtínà tọmọ ó kò bá wọn ọmọ ń lè pọ́mọ ọdún márùn tí mú mú ìhòní kú lọ́pọ̀lọ́ ẹ̀mà fàti gbọ́bọ́lù lọ ó ń ṣe ọlọ́run ọwá ń pa àwọn ìyá àwọn ọmọ kan láṣẹ sáàmẹ́lẹ̀ ìtí ìkìlọ́kì ọdún méjì báhùn wé ìkìlọ́kì ẹ̀tàn náà ṣe bí a sọ pé ẹ̀sìn tí ànábì mú wáyì ẹ̀sìn rọrùn ni wà láwọn ní wọ́n wá wípé gan ti lọ ni ẹni ni anàbí ọ̀wà ní sọ wípé ẹ̀fọ́ àmà ìlọ́yàn lásán yóò wà ara tutọ́ sẹ́nu àmà yóò wà ṣẹ́sẹ̀ sọ pé kí wọ́n fún àmà ìlọ́yàn jẹmọ́ kò sí tí ọ sọmọ tí lè sú o nǹkan ju nǹkan lọ nǹkan yàtọ̀ síra o ẹ má dàrú ẹ̀wọ̀n ti yín o ẹ má dàrú ẹ̀wọ̀n ti yín o nítorí wípé ìtànà fi bí ń dàrú ẹ̀wọ̀ kò sí lára àti àwọ̀ ah, ah, ẹ̀sìn èsì ẹ̀sìn bojúbojú ẹ̀sìn èsì kí o kèèsì àti bójúbójú ìdán àwà padà tàà bá fẹ́ ma marrọ́nà wọn ma wá nùmarrinuhum alasiyam nùmarrinu sibiyam nana alasiyam bóòlá sí dogma rẹ̀ in táyì màkọ́ mẹ́ẹ̀kẹ́ tún ni jí abirajúrin ni ilá umar bin khattab láti kò umar wọn lọ mọ́kùnrin ni ẹn wazina wà mana kọ́dà nkẹkẹ́nẹ́ jamu wọn nusharo bí jamu ti kẹjìnà nàṣíwán sùkárọ nùṣàárọ wọ́n bá mọ́kùnrin wá nwa in rí ràbáyì ni ọba pípé ó mú tí nínú ah umaru ni àà ah, ah! láwọn kan bá ń pẹ́ eh, eh, eh, àti ẹ̀mọ́ bàbẹ̀bẹ̀ ó wọ́n gbáwẹ̀ Umaru ní ọya ẹlọ́ọ̀nà ní ẹgbà tọ́lọ ní wọ́n nẹ tó bá mutí wọ́n bá lọ́nà tàmàní na jálda láìrọ̀lá 40 wọ́n nà ní ẹgbà 40 alákúlí ìntàfẹ́fà yọ́mẹ̀ ni wípé àwọ̀ ní ìkẹta lè sọ́sọ́ mọ́ lẹ́nu tí ebi òfin nípa ṣùgbọ́n tàbàjẹ́ nírú táìmù gẹ́gẹ́ bí ìtìláàfù sí wà lọ́dọ̀ àwọn sálàfù náà ni ó wà ní ìsinná nítorí pé ọmọ tẹ́ ń wó wọ́n tún yánú jura wọn lọ ọmọ tí ó pín bá ń pùlẹ̀ máa fún oúnjẹ ẹ̀rọ tẹ́lẹ̀ ni àwẹ́lé máa tètè máa rọ̀ lọ́rùn ọmọ tó jẹ́ wípé kò sí tó bá ríbà jíjẹ ni àwẹ́lé mẹ́tẹ̀kì ni o lè mẹ́tẹ̀tẹ̀ rọ̀ lọ́rùn kájẹ́ mọ́ máa gba àwẹ̀ pẹ̀lú ká máa sọ wọn ṣùgbọ́n ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ fọ́ma less than bí ọdún márùn-ún ọmọ ọdún márùn náà á sì máa sọ tó á jẹ́ pé bí ń pa ẹjẹ́ ọjọ́ ọmọ ọdún mẹ́fà méje kama kíyèsí mẹ́jọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ mẹ́sẹ́lá wà lé sáà lè jẹ́ ọmọ ọmọ àgbà àwẹ̀ di zuhur dáhàn kama fi kọ ṣùgbọ́n ẹ má sọ tí ń ṣe lóókọ ẹ má pè ní àgbàdà ilá ó kọ̀dá ó burú díẹ̀ ká mọ́ fi rọ́kọ ọmọ àgbàdà ilá àgbàdà asiri àgbàdì yàlẹ́ta nínú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bákan náà tàbá sì rí pọ́ ma yánú tọ́wọ́ àgbàkan lónìí ó tó bàkan jọ́kejì ah no no ká yà stop ẹ̀ ká máa ṣe ní off ọlọ́njọ́ májá ma wọ́ kọ́ ìsìbí tá àdójúkọ ibi annabi da dojúkọ rí táà sí wò púpẹ̀ náà láti rí kẹrẹ májá ma wà náà májá wọ́kọ́ yìnbẹ̀ bí hakila الحمد لله الحمد لله الذي تعبرنا بصيام شهر رمضان وجعل صيامه إيمانا واحتسابا من تغفر الذنوب نسأل سبحانه وتعالى أن يرينا نهاية هذا الشهر وأن يجعلنا من المقبولين وأصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد دخلنا في شهر رمضان لهذا العام فنسأل الله تعالى يوفقنا بصيامه وقيامه إيمانا واحتسابا أمة الإسلام الصوم في اللغة والإمساك إذا أمسك الإنسان عن شيء يتاجه قالت العرب صام فلان عن شيء أما في الاستلاء هو التعبر لله سبحانه وتعالى بالإمساك من طلوع الفجر إلى غروب الشمس عن الأكل والشرب وسائر المفطرات وقد قال بعض العلم بل وإمساك مخصوص في زمن مخصوص من شخص مخصوص عن شيء مخصوص أمة الإسلام فهذا الصوم جعله أهل العلم ثلاثة مراتب المرة الأولى جعل أهل العلم هذا الصوم ثلاث مراتب المرتبة الأولى صوم العموم والثانية صوم الخصوص والثالثة صوم خصوص الخصوص فصوم العموم هو كف البطن والفرج المنفطرات وصوم الخصوص هو كف النظر واليد والرجل والسمع والبصر وسائر الجوارح عن الآثام وصوم خصوص الخصوص هو كف القلب عن الهمم الرديئة الدنيئة وعن الأفكار المبعدة عن الله سبحانه وتعالى والكف أما سوى الله تعالى بالكلية أمة الإسلام إن نبينا صلى الله عليه وسلم صن لنا سنة خير فكان يعجل الفطر ويؤخر السحور قال رسول الله صلى الله عليه وسلم في الصحيح من حديث من حديث أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور إن أردنا به الثواب فإن في السحور بركة تسحروا فإن في السحور إن أردنا بذلك التقوي والنشاط فإن في السحور بركة وقد جاء من حديث بسد الخدري والحديث مخرج في المسلم أحمد قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة ولو أن يجرى أحدكم جرأة من ماء فإن, فإن الله وملائكته يصلون على المتسحرين ومن معنى هذا ما جاء عند سيد بن منصور عن طريق القمة أنه قال تسحروا ولو بلقمة أمة الإسلام في السحور بركة والله سبحانه وتعالى يجعل فيه بركة قال بعض أهل العلم هذه البركة معناها الثواب عند الله في الآخرة وقال بعضهم بل النشاط والتقوي قال بعضهم لا بل اتباع سنة ومخالفته أهل الكتاب أمة الإسلام الأفضل من هذه الأقوال أن هذه البركة متعددة تعددت على خير الدنيا وعلى خير الآخرة فنسأل الله تعالى أن يجعلنا ممن يصيب السنة أمة الإسلام أما هذا السحور فإن السنة فيه التأخير أما الفطر فالسنة فيه التأجيل لذلك قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبل الليل من هنا وأشر المشرك وأدبر النهار من هنا وأشر المشرك ثم قال وأدبر النهار من هنا وأشر المغرب وقد غربت الشمس وغربت الشمس فقد أفطر الصائم أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم كان يعدل الفطر وكان يقول لا تزال أمتي بخير هذا لرجاء من حديث سلم صدى سائدي رضي الله تنرضاه لا تزال أمتي بخير ما لم تنتظر بفطرها النجوم بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهم من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن الله سبحانه وتعالى وفقنا بنبي كان لا يأمرنا إلا بخير فهذا النبي من سنته أن يعجل الفطر ويؤخر السحور فإن في هذا خيرا كثيرا أمة الإسلام إن صحابة الرسول صلى الله عليه وسلم كانوا يصومون صبيانهم ويمرنونهم تمرينا على الصيام جاء هذا من حديث ربي بنت من حديث ربي بنت معوذ أنه أنها قالت فكنا نسومه ونصوم صبياننا ونجل عندهم اللعبة فإذا بكى أحدهم أعطيناه تلك اللعبة حتى يكون عند الإفطار أمة الإسلام ومن ذلك أن صلى الله عليه وسلم من حديث رزينا أنه كان يأمر مرضعاته ورضع الفاتمة فيدخل في أفواههم ثم يأمر أماتهن ألا يرضين حتى الليل أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم آية في الخير آية في البركة لذلك في اتباع سنته خير كثير لكل مسلم نسأل الله تعالى أن يجن وإياكم ممن يصيب سنة رسول الله صلى الله عليه وسلم في جميع أموره وفي جميع أحواله نسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يصوم هذا الشهر إيمانا واحتسابا وممن يقوم ليلة القدر إيمانا واحتسابا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوء المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا لا تعرفنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم اجعلنا من المقبولين في هذا الشهر اللهم سلمنا للشهر سلمنا لرمضان وسلم رمضان لنا ووفقنا فيه وبقيامه وصيامه إيمانا واحتسابا واغفر لنا ذنوبنا وأخرجنا من ذنوبنا كيوم ولدتنا أمهاتنا يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المصدوق القائل في مقولة صيا الثابتة من صلى عليها صلاة صلى الله بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء قليل الرحمن اللهم رب ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا